àwọn òṣèré wa àti ìwà tí wọ́n ní London lọ́kàn o hmm. yabis unlimited láwa yìí <laughs> the best promoter in London AJ ọ̀tọ̀lówó promotions bàbá ọmọ ní jẹ́ tí fòótọ́ ọdún báwọn artist tiẹ̀ lò promoter ti kọ́ promoter níṣẹ́ ọkọ Lájùmọ̀kẹ́ baba Adéọlá baba Adésọlá baba Adémọ́lá bọ̀bọ̀ ló pè mí gbẹ̀ngà tí ẹ̀ bá mi fẹ̀mí darí kí ni ṣe ti ksa King Sunny Adé kì í jẹ́ káwa naija promoter ó gbé ní travel àfẹ́bọ́ àfẹ́bọ́ sáà mo bára candle twenty one mo yípo ara mi sùn mo pe ajahiri seventy seven times eli jahuru thirty three times eli brantashi twenty one times mo ní mo fẹ́ rí sàn ní lójú oorun kọ́ wa rojọ́ ṣáìdì tiẹ̀ by one thirty ó ti yọ sí mi ó ní ají pásítọ̀ máa kì í ṣẹjọ́ mi ẹnu ti ẹnu ti fẹsà. Ah ojú dẹ̀ ti ojú ti jẹ́ sátidé táwọn òyìnbó bá gbé mi wá Lancaster Hotel Regent Park Hilton Hotel ni wọ́n ń lọ́ọ̀jì mi sí hmm. Hmm? bẹ́ẹ̀ ni sà àwọn èèyàn wa ò lágbára ju council flat lọ <laughs> tàbí kí promoter oníwàmọ̀ gbé dọ̀hún àwọn ti ń ṣe fáwọn onífújì ojú ẹ tiẹ bẹ́ẹ̀ ni sà eh, instead kémi complain tí wọ́n fi ní Sunny Adé ń gbéraga hmm. mo ti ẹ̀ṣẹ̀ sọ fọ́tọ̀ lówó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé àwọn òyìnbó mi o wọ́n ti renew contract wa for another fifty six years <laughs> ah, <laughs> mo náà bọ́ ojú ẹ tiẹ e. bó bàbá wọn ṣòótọ́ wọn à lò ní gbéraga ngbà hmm. <laughs> kọ̀lìntì Àyìnlá wa London. kébé ó wọlé ìtajà sista joy àtúnra ṣe ah, alájì àwọn là ń táwọn kíṣẹ́ẹ̀tì yín o ẹ mọ̀ ṣéńṣéhùn bẹ́ẹ̀ alájì tajú kan ló bá rí kíṣẹ́ẹ̀tì ṣẹ́gun adéwálé kan ah, ah, kí ni wàá ń sa àwọn ọmọ oníjùjú yìí <laughs> wọ́n tẹ̀sẹ̀ ń rí ṣe ni abẹ́ ìwà wo àríṣe sista joy ni rárá alájì àríṣe kọ́ arise arise ni <laughs> alájì ẹ má bínú. Hmm, ngbà tó kọrin tán lálẹ́ làwọn obìnrin bá bò ee kébé ń kọ ara kébé o alájí ni ah, ah, ah, bàbá ọmọ ilé ọlọ́ra gbá ni London yìí yo pupa rúbútú àbúrò mi nìyẹn náà dé ló alájí jẹun kébé ni <laughs> èmi ò fásitì ràn àbúrò mi ọmọ pójú máa ń tì mí ni ó dáa alájí kò sí problem hòtẹ́ẹ̀lì wọlé dé sí síkírù lẹ́pẹ́ mi ni èmi ṣe síkírù síkírù ni máa ń gbòtẹ́ẹ̀lì ilé tí mo dé sí gba dírẹ́sì lọ́wọ́ àbúrò mi bàbá ọmọ ẹ kọba mọrẹ rẹ méjì náà bọ sí kí wọn kúnra bí rẹ báyìí ẹ jẹ mẹ́ta kí ló kọ tiẹ ẹ gbọ́dọ̀ mọ wa o hajj ah. <laughs> mi ẹ Dr. Evangelist Ebenezer Obey <clears throat> wọn ní ni o <clears throat> wọn ní bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ fún dádì tí bàbá bá ní ẹ broda Túndé Daniel elu lẹ ní kì í san four hundred pounds nínú bet as an evangelist ẹ fi lẹ̀ ẹ ṣàfihàn àdúrà ràn wá lọ́wọ́ ok ẹ dijú ẹ jẹ́ ká gbàdúrà. Father, you said on anybody that take care of your servant shall you show abundant blessings. Yes. Brother Tunde Daniel has done that and I commit him into thy hand and I baptize him in the pool of blessings in Jesus name amen. Hmm. ṣùgbọ́n jọ́ táwọn ọmọ onífújì ṣiṣẹ́ fún bàbá bàbá ẹ ẹ ṣé o ẹ̀yin ẹ̀yin ọ̀rẹ́ mi wọn <laughs> ni ẹ ni baba ó lò fún gbogbo èèyàn mọ láìkí wọn fún kan ẹ ṣí o ẹ̀yin ọ̀rẹ́ mi èló ni kí n san o. dọ̀bálẹ̀ ṣe wa. owó wọn yẹ kò dẹ̀ yẹ kó ju five hundred pounds lọ làwọn bá ní a bàbá tẹ̀tẹ̀ kòkó yín ti lómi tẹ́lẹ̀ kójú tó dé látàyè ń tárì fọ́mà lẹ́yìn tí ń jẹ pé anájà ò sí ń bẹ ọ̀rọ̀ tàwa ti tí ń bàbá ẹ ṣáà fún wa ní eight hundred pounds káwa náà jẹ́ ń bẹ bàbá evangelist èèyàn ọlọ́run bàbá ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ lẹ́ <laughs> let's do it strictly by business eh? ká má fi kọ́ ọlọ́run lọ́rùn ẹ jẹ́ ká gbà pé kọ́mádà òbí fábíyì lẹ́nu bá sọ̀rọ̀ evangelist dr blaise obe yẹn wà ní dikros ní nàìjíríà mo ti béèrè kí n tó pè yín and i was told your fees five hundred pounds ẹ má jẹ́ ká fi kọ́ ọlọ́run lọ́rùn hmm. owó yín ni eh? ẹ ṣe gan ìkànnì wọn ni ẹ ò tiẹ̀ fàdúrà tí fún wa bàbá èkejì ni ẹ̀já lọ wọn lẹ́nu evangelist wa náà ẹ̀já àbọ̀ràn ni ó wá dorí Wàsíù Àyìndé igi jẹ́gẹ́dẹ́ ah, ó ṣeré tán ní London lọ́jọ́ kan ni làwọn boys tó lò bá tò aláàjì owó wa o hmm. ọkàn wo wọn ni kò tiẹ̀ dáhùn làwọn náà bá wá bí hang sí jẹjẹ mọ̀ wípé after thirty minutes làwọn ọmọge bá dé wọ́n bá yí Wàsíù pé ajími olúwayé music yìí ṣàkàn improve lójoojúmọ́ bẹ́ẹ̀ làwọn boys bá tó yọ èyí tó tọ́ sí hundred pounds Wàsíù fún one fifty ah, ah. èyí tó wí fún mi pé fifty pounds lówó mo gbọ́ ají ẹ ṣe ní eighty sa wàsíù fún one hundred pounds ah. nìkan káwọ́ sẹ́yìn tú àṣà olúwa inú rival eh? wàsíù fún two hundred pounds ah, ah, àjẹsólú ẹ lọ àsìkò ẹni ṣe mọ yanu dẹrẹ mò ń wò pé bẹ́ẹ̀ ni wàsíù balẹ̀ mi náà báwo ni ọbẹ̀ fẹ́ olúwa yé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ má bọ̀ ìwọ náà wàá gbà ìtúwọ̀ báyìí ta eh? àfífi three hundred pounds mo ní a eh? láì gbé láì fà ẹjọ máa yí náìsí o abanijẹ́ ò ní gbayò àbímọ ìkan náà àwọn bọ́ọ̀sì yẹn ní ẹ̀rù ẹsẹ̀ chairman ẹni bá ṣáà ti fẹ́ gba nǹkan lọ́wọ́ kó àmú wà kó ṣáà ti jóbìnrin ó wà ń bẹ̀ bó jẹ́ life play kẹsẹ̀ tiẹ̀ gan tí òun fi ṣeré yẹn ó lè gbà padà after ọ̀bẹ lójú obìnrin àìfilẹ̀ náà <laughs> ṣáàtì káwọ́ pọ̀yìn báyìí kó pè lólu ayé no rival ìṣòro ta sí bèrè aago ọwọ́ ẹ̀ gan lójú obìnrin wàá rí gbà ẹ̀tọ́bìnrin ò bá sí ń bẹ̀ ò bá lọ bá wà sí òfo mo ní tẹ́ǹsán ní ìsìn ni pé wàtí fẹ́ràn obìnrin ẹjọ́ àwa ò sọ bẹ́ẹ̀ o explanation là ń ṣe fúnra wa o yk <laughs> ajáhùn tiẹ̀ ńgbà tó dé London tí ó ṣeré òyìnbó lọ̀tọ̀ lówó gbà kó wá sẹ́ẹ̀tì instrument fún ńgbà tó wo orin iṣẹ́ bó ṣe rí nílẹ̀ lọ́ba tẹ̀sẹ̀ ẹ̀ ló ṣì á jì á jì ó ní á irinṣẹ́ ni <laughs> ọwọ́ mi ò gbọ́dọ̀ barí irinṣẹ́ ìlẹ́kùn bàbá ọmọ nítorí ẹ bá bá ń kọ́ á ń kọrin dànù. <laughs> ngbọ̀ ya wọn mú lọ sí ọbalẹ́ndé sùwà lọ́dọ̀ tó kún bọ̀ ọpẹ́lọpẹ́ dayo olómọ àti bob dean apá ní òsì mọ́lẹ̀ wọ́n ní as a star kílẹ̀ fẹ́ jẹ́ professor intercontinental dish wà continental dish náà wà èwo lẹ fẹ́ ọwọ́ afẹ́ dán un ní mo ti jẹ́ gbogbo eléyìí rí lẹ́kọ̀ọ́ ẹ ṣe fún mi ní satellite dish <laughs> tòkúnbọ̀ dẹ́kun mi bá ra sọ́sílẹ̀ professor ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ torí ilé ta fi wọn CNN ń jẹ́ bẹ́ẹ̀ ẹ́ ẹ̀já lè múra eré lẹ́yìn bí ọ̀pá mi gan tẹ́lẹ̀ ń sakọ́ni wọ́n ní lọ́mọge bo wáìkì àjàó lẹ́yìn eré ní ṣe ń sójọ bí ẹ̀ olórí oko ní ah wáìkì ẹ̀ sọ́ra fáwọn obìnrin ìlú yìí o aids wá ń ta wáìkì ní ìranu lọ́ba ṣe àsọsíkò gbogbo gbẹ́rẹ̀kùn mi àgbélépọ̀ takùn sí ń bẹ̀ gbẹ́rẹ̀ tó wà fún un gónó ni o éèdì ni o mọ́gò ni o ńgbà nǹkan ọmọkùnrin ọba gbéra kan parí obìnrin wá ti pọ̀ tó báyìí à tí ìbá sọmọ burúkú ń tọ́jẹ̀ràwọ̀ mi ìdí tí ń bá wà kọ́ ni mo wà yìí wọ́n ní bí ibò ẹ̀ ẹjẹ́ jẹ́ àgbàgbé àsẹ́yìn ò tẹ mọ̀dí ìjà wa ah. àní wọ́n fi igun ṣiṣẹ́ kan fún mi ní sẹ́yìn sẹ́sì ah. mọ̀ pé tọ́ọ̀gì lọ́mọ bú ara rẹ̀ ọ̀balẹ̀ ah, bó ti kan iṣẹ́ mi nù fúríìjì lójókòó tí ló wọn jẹ mo ní wọn yìí máa jẹgùn ó ní kọ́ pàǹtí ọba pàùn ọkàn kó o jẹ ni kílẹ̀ yín wá ń wò ó ti mékìrí kan jẹ́ ń bẹ kó jókòó tì tí ń wòran mọ̀kàn ń wòran nítorí wọn ìpín jẹ iṣẹ́ ńlá ni eh. kí ló wá ṣe lẹ́yìn ẹ̀ tó ń béèrè ni ẹni tó ti lóhùn òṣèré mọ́ tẹ́lẹ̀ oṣù kejì ní èsì jáde wọ́n lọ́n ṣe gbógun fọlẹ̀ mo ní a ah, ìwọ ọmọ búì ó sì jẹra wọ mi nítorí tí ẹ wá dùn méjì ni pé kó tó mọ̀ wá kọ ni pé wọ́n lóògùn ló ń ṣe ń bo ni wọ́n ti róògùn ṣùgbọ́n ta ni ń rò tèmi fún <laughs> mo níbẹ̀ pòfẹ́sọ̀ ẹ̀yin ò sí lọ sí mí lọ́dún ẹni tó bá ń ṣe ah, Mr. Gbénga yóò tiẹ̀ mọ nǹkan iṣẹ́ kékeré ló pe ni ẹni tó ṣe gbélé mi lọ́wọ́ báyìí gan òun náà kú ni bàbá dàgbà ẹ̀ Ṣínà <laughs> eh, Peter. London àkọ́kọ́ tí Ṣínà Peter ó kọ́kọ́ lọ ń tiẹ̀ ṣe àǹpá àwọn ẹnjìníà òyìnbó wọn ti set instrument wọn bí wọ́n ṣe fẹ́ kó rí ọ̀dọ̀ tí a là á máa ṣe ẹ̀ló à ẹ̀ló à à so ìgbà tí Ṣínà wa ń bọ̀ gra gra gra gra gra màjẹ́ fàṣẹkì ló ń ṣeré lọ́wọ́ òyìnbó dẹ̀ ti gbé mọ́nítọ̀ sí orí kòókù mọ̀ pé nìkan jẹ́ Ṣínà tí ń bọ̀ bí màjẹ́ fàṣẹ ṣe o ti ń kọrin sí lẹ́bù táwọn òyìnbó sẹ́ẹ̀tì ẹ́ńjìn wọn sí. pápápápápápá yóò send down the rain. I'm a hungry man, got a lot of what to do. Send down the ẹ kan náà sínú ẹbí tá a kan jà ó lé ní afro yìí sínú ẹbí tá ìgbà tó lọ lóde kìrìdì kìrìdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àti gbóríṣiríṣi òyìnbó ní who is that bad voice no no bad voice bad voice ṣùgbọ́n london london eléyìí tó wà yìí kò rí bẹ́ẹ̀ bó ṣe ní ohun tí wọ́n sọ pé kò dùn lọ́jọ́ sí o adúpẹ́ olúwa ti kórin sí èkì gègé tìgìtì jìjì òyìnbó ní ẹ̀ yẹ you great musician mo ní ẹ̀ kíní ti mú wọn náà. tó eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ o next is Dr. Sikiru Ayinde Barry Wonder. Ah, báwo wọ́n bá mú mi dọ́dọ̀ ìyá kan ẹ màmá gbẹ̀ngà adébóyè rèé o olórin ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni wòlíì ni aríran ni akéwì ni jack of all trade ni master of gbogbo ẹ̀ tó bá jẹ́ amẹ́ríkà ah, ní nbc ni àní mọ́ rí sójú báyìí tí ẹ ìbájú ti michael jackson lọ ah. mo fẹ́ kẹ́ ẹ bá wa gbé lárugẹ o màmá ni ah, ṣé ìwọ kò ní ṣe bíi síkírù náà <laughs> mo ní ṣe síkírù alimi kí ló ṣe mà alimi kọ o síkírù àyíndé barista ni mo ní bàbá wa nu kí ni ẹ ṣe bàbá mi dáadáa ṣe ẹ̀yin ò mọ ìwà tí bàbá ẹ̀yin hù ni ah. pé ó ń parọ́ pọ̀ <laughs> mo ní irọ́ pípa ah bẹ́ẹ̀ ni síkírù ó ń parọ́ pọ̀ ah. bí ènìyàn sí ẹsẹ̀ wọ́gọ̀wọ́gọ̀ ah. ó bá ti náà wú fún síkírù ẹ ẹlẹ́sẹ̀ Maradona náà ni ó kì <laughs> bí ènìyàn sí ojú jíjìn tó sí ojú ṣàkàṣàkà tàbí ojú fọ́ eh. tàbí pímpùsì ó ba ojú jẹ tàbí eh. ojú tàbí àgbàdo sísun báyìí ó eh. lójú bọdí rósì náà ni ní burú lọ tí gbogbo eyín ti bàjẹ́ tán pátápátá báyìí kó ti jóná pin tàbí kó yọ dànù ní ojú síkìrù eh. eyín mẹ́nugún náà ni kí ènìyàn tẹ wọ̀rọ̀kọ̀ bí igi kó wá ná owó fún barista ní orí stage eh. ó ní ibi Clinton náà ni ìwọ́de ò tó pe ààrẹ ní ọmọ ẹ̀ nísìn ó sì fẹ́ ká ràn ẹ́ lọ́wọ́ ah, ó ga o àyíndé a máa pa ọ́ pọ̀. <laughs> ọ̀gá gbẹ̀ngà kété yàn rákò ẹ̀ dárò kan bá ọmọ rà torí tẹ̀rẹ̀ gbàjẹ́ báyìí. ẹ má torí mi gbàjẹ́ ẹ dàtún. Ah, ẹ má torí aláyé mi gbàjẹ́ torí ọlọ́run ẹ rántí àná ẹ ti hàn aláyé mi you are crazy <laughs> sorry you are great ah, you are great.